يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم الحمد لله رب العالمين إلهي أولنا الآخرين والصلاة والسلام على عبده ورسوله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله الطيبين وصحبه الكرام الأوفياء ولا قم جاء بدعوته وسن سنته واهتدى دليل علم الدين ما بعد الحمد لله الحمد لله الحمد لله رب العالمين وانت يا دابا ما نور اما بيتو بدا رمضان ولا بيانا ọjọ́ kọkàndín ní ọgbọ̀n okù ọjọ́ kan lẹ́yìn ní tí ó bá dájú kiri tí ó bá sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ lọ́nà àìpẹ́ fún ẹ̀ alhamdulillah tó ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ káàbájúdá àbájé ìtókù náà mọ́sẹ̀ ti kájọ́ pẹ̀lú orúkọ rẹ̀ àmín wà gbàlẹ̀ fún wa bá ní sínú sọ iṣẹ́ rẹ̀ wa ìkẹrin ìgẹ̀ẹ̀rẹ̀ fún ọjọ́jà Muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn tí wọ́n jí sọ́rọ̀ bá síwájú rẹ̀ bá sì kẹ́ ìgẹ̀ẹ̀rẹ̀ fún wọn amin bákan náà gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà bá ní yọ́nú sí wọn amin látòrí wọn ìyọ́nú lọ́dọ́ tó dúró àwọn náà allahumma amin gẹ́gẹ́ bí ibi tí abọ́rọ̀ náà dé ní àná lórí àkọlé gbogbogbò ìdánilẹ́kọ̀ọ́ àti ọdún àsíyásà tó al-Islam wal-Muslimun islam wal-Muslimun òṣèlú Islam àti àwa mùsùlùmí politics Islam and Muslims politics Islam and Muslims àríwá máa débi àsíyásàtù alìwàdìíyà àsíyásàtù alìwàdìíyà alìmọ̀ásíra alìmọ̀ásíra òṣèlú òde òní òṣèlú ìgbàlódé táa gbé kalẹ̀ pẹ̀lú ọpọlọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn àgàgà ti democracy gbogbo ọ̀nà àrùn òṣèlú ń bẹ lórí ilẹ̀ ayé ṣùgbọ́n ètò gbajúmọ̀ lọ́wọ́lọ́wọ́ náà ni democracy hmm. ìjọba tiwantiwa tàbí a mọ̀ pé ó yàtọ̀ sí tánàbí mú wá sallallahu alayhi wa sallam túnbà ní wá dáálẹ̀ gẹ́gẹ́ bí ọjà ó dìde tí ìwájọ́ ná ọgbọ́n nígbà tán ti dáálẹ̀ bí ọjà tọ́jà ta sì nílẹ̀ tẹ́lẹ̀ káàrí dálẹ̀ a sì fẹ́ rajà dandan ní kálẹ̀ ìtẹ́bẹ̀ẹ́lẹ̀ àwọn àfá àwọn ìdí sọ̀rọ̀ ilé lórí kò láti balẹ̀ a fi hàn alára wípé lórí pé sáà lè dá sí òṣèlú òdí òní lápé democracy lọ́dọ̀ àwọn àfá Islam tó sojú wọn àwọn tí ó sojú wọn lè dá sí ẹnìkan ò lè sọ pé gbónú tèmíà ọsọ́ pa democracy gbónú kọ́ yí mọ̀ mọ́ ń pẹ̀lú Ah. imam náà wẹ́wẹ́ ọmọ nǹkan ẹ̀ imam tó bá rí gbogbo àwọn iye wọn tẹ́gẹ́ wọn mọ́ ń pa ẹ̀ àwọn àfáà wa tí ó sojú wọn ni wọ́n dá sí hmm. àwọn àtọ́tàbà gbogbo àfáà rí ayé méjì náà wọ́n fún sí àwọn kan manahu al-musharakata fiha wọ́n kọ́ àmájẹ̀bẹ̀ pé nǹkan kápọ̀ yìí sí àdàpọ̀ díẹ̀ wọn lánàá náà ṣùgbọ́n wọ́n yẹn rẹ̀ àwọn kéré jù lórí ayé náà àpá wọn ò tó 2% hmm. gbogbo àwọn àpá àtọwà kù ní àgbàpá lè dá sí gbẹ̀dọ̀wà rẹ̀ wọ̀ṣòro pẹ̀lú òfin pẹ̀lú òfin gbogbo náà fi condition sí lẹ́yìn náà àwọn agbègbèyàn ọ̀rọ̀ bí ìlànà tó gbé bá wọn àfáà ti pẹ̀tọ̀ lórí ayé ní àwọn kan bẹ́nu àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ gbọ́rọ̀ àfáà ní ìjọ̀rọ̀ àfáà mẹ́ta àfáà wọn àgbà gbọ́mbà rahimahullah fèmí gbọ́nà fèmí rahimahullah àfáà wọn àlìbá ní wọ́n fẹ́ gbọ́ mi ọlọ́wọ́ ṣe amẹ́tàlákòtù bí lánàá kọ̀tán tó bá parí kò sí kánú wọn tí ọ̀fara mọ́ tí bàbá òsèlú ní ẹnìkan jẹ́ ẹ̀yọ́ wọ́n lẹ́nu pé ẹni tó bá ti pé àwọn bàjẹ́ náà kọ̀ mẹ́kọ́ ó ní sí bàjẹ́ lálẹ́ kí wọ́n lọ máa ṣe bọ́dún wọ́n sọ̀tàn Musa pé ìgbà tí àwọn òkú ìdán Fíráúnà tí a ń pa jùlọ lé Musa lórí Musa nìkan ṣoṣo lọ́wọ́ abẹ́ ó nígbà tó ju ọrùn lórí rẹ̀ àwọn ọ̀dà ìta ní kí àwọn mùsùlùmí náà lọ sí bẹ̀ nìyẹn àgbọn lọ sí bàjẹ́ kí a lọ fi òdodo ẹ̀sìn hàn àgbàbá ìbá ní láti dín àbúrúkù tẹ̀tẹ̀lì ìlú ṣẹ́rù àgbọ́dọ̀ dékèrè láti lọ rẹ̀ lálọ́ ní àbúrúkù kárí ìdíùsì bí ti bẹ́ẹ̀bẹ́ wíwà wà pẹ̀ náà ni ilé ni àwọn fàtíwá tí àwọn àbá sílẹ̀ lórí torí díẹ̀ ọyọ ẹ̀dá kópa ní oṣù ní ìgbàlódé àbí ẹ̀ka tó bá gbọ́dọ̀ mọ́ ọmọ kí rojú tó wọ́n bẹ àti yọ̀rọ̀jú kó mẹ́ ẹ̀ tó bá wọ́n wọ́n ayà tí wọ́n kà fún alẹ́ àwọn ayà méjèèjì ayà tó fẹ́ kájára máa sẹ́ni àwọn mùsùlùmí kásìkẹ́ni ayà tó sọ pé kájára máa sẹ́ àwọn tààjẹ́ mùsùlùmí kámọ̀ jókòó tẹ̀rẹ̀ kámọ̀ wọn inú sẹ́dá tún lè jára mọ́lé ní o náà ni al'amalu asiyasi al'amalu siyasi iṣẹ́ òṣèlú hmm. iṣẹ́ òṣèlú adáàmà wọ́n yìí sọ bá ṣe rèé ìpìlẹ̀ àkọ́kọ́ náà ni al'amalu siyasi àtàhìlú asiyasi ìmúralẹ̀ fún hmm. aláàdì pìpìà fún àtàáyò almunasi preparation tí ó ṣe déédéé bó bá ṣe rí kìí ṣe yọ́bọ́yọ́bọ́ háàwò tí tó bí iṣẹ́ yẹ iná alágbúnra lẹ́dẹ́ ní abẹ́ẹ̀rẹ̀ ìpele àkọ́kọ́ àtàkìm àsíyàsí àtàkìm síyàsí akọ́lájú òṣèlú náà kálàjú ẹlẹ́ẹ̀kejì àtẹ̀bíyà tó síyàsíyà kákẹ́kọ̀ọ́ òṣèlú political training ẹlẹ́ẹ̀kẹta alìjìháàdì wọlìjìháàdì síyàsí kásírọ́gù ìyẹn ni pé fún sí òṣèlú kẹsẹ̀ láti kò tẹ́tẹ́rẹ lẹ́yìn náà sì rí kí àwọn àfá àjára mọ́sẹ́ láti mọ́ fún ní fàtíwá lóòrèkóòrè lórí àwọn ọ̀rọ̀ kan tí òṣèlú máa béèrè béèrè lórí hmm nígbàtí abala yóò sílú tààlà yóò sílú tààkẹ́kọ̀ọ́ òṣèlú tààkẹ́kọ̀ọ́ rẹ̀ tààkẹ́ sọ́dọ̀ òṣèlú tààṣe ìyànjú lórí ẹ̀ àwọn àpáǹpá ní bóòlá sí rìn bóòlá ti rìn àwọn àpọ̀ sí alìhámàlú àsíyàsí alìhámàlú síyàsí iṣẹ́ òṣèlú yóò wà kún kan tí ń bọ̀ ìsinú alìhámàlú síyàsí alìjàmáà ọgbẹ́ni alhamalu siyasi aljama'i tí ó sì lọ àṣepọ̀ aláṣepọ̀ collective work kìí sára nìkan sí hmm. bákan náà almunazam almunazam tí ó wà lórí ètò yóò kéré tí ó hmm. àwọn àrùn yìí bẹnu tó lè ṣe àpapọ̀ ọ̀gbọ́n tó sì wà lórí ètò tó sì mú kọ rẹ ní ìyànú wá hmm. àwọn alẹ́rí yẹn ṣe àfikágbà wọn lólórí hmm. láàrin àwọn mùsùlùmí alìkíyàrẹ̀ ìlúdásì àbá mùsùlùmí olórí wa rẹ̀ ẹgbẹ̀ hmm. láàáfíẹ́ ètò sí àwọn olórí ìgbà ní ìgbà olè májẹ̀ ẹ̀rọ gẹ́gbọ́ sí sọ wọn inú ìgbìmọ̀ ètò Islam tàbábẹ́ kìlò tó a ń gbà nǹkan ní al-hal wal-aqd àwọn tí a fi àṣẹ sílẹ̀nu àwọn olùpá máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu kò wá lẹ́lẹ̀ kóòrò wọn jọ nínú àtẹ́gbọ́dọ̀ wà ń bẹ̀ẹ̀ náà ni alfuqaha alfuqaha àwọn àgbọ́dọ̀ fíkì wọ́n gbọ́dọ̀ wà ń bẹ̀ẹ̀ àwọn alìmọ́là àwọn abẹ́gbẹ́ láwùjọ kò sí ń bẹ ọ̀rọ̀ sọ bí ò bá sí ń bẹ ẹ̀ẹ́dọ̀ ọmọ yóò parí ẹ̀yà fíbẹ̀ o irú yi wà yìí àwọn amòfin wọ́n tẹ́kẹ́ ní wọ́n wà bẹ́ẹ̀ àwọn tí a nípa iṣẹ́ ìròyìn wọ́n tẹ́kẹ́ ní wọ́n wà bẹ́ẹ̀ àwọn olóṣèlú tí a ti di hmm. ti di inú ṣùgbọ́n lè ní ẹ̀ẹ́sọ̀ òṣèlú àkọ́tẹ́lẹ̀ ẹ̀fọn náà sí o àwọn tó ẹgbẹ́ tó ẹgbẹ́ professor tó ẹgbẹ́ political science ló ṣe ló ṣe tí wọ́n máa tún fún professor kò ní bá àwọn kákàdá lẹ́tọ̀ọ́ àwọn alábòrí fíìdì láti ṣe eré èdè ẹgbẹ́ olè wọ́ kò sí ní wọ́ kúrò lọ wọ́n ní bàbá sọ pé olè wọ́ hmm. wọ́n ní tí ó ilẹ̀ gbá hmm. àwọn táwà kójọ ni ọgbọ̀ ilé pé àwọn táàkùjọ ní mm. ó fi yàn yóò fi yàn àwọn ọ̀rẹ́ ní pé àwọn tẹ̀sẹ̀wùláti kan bẹ tí wọ́n máa béèrè nípa ọ̀rọ̀ òṣèlú àwọn afẹ́tì sí ọ̀dọ̀ àwọn àpá mm. ẹ máa bá níyànjú ẹ̀ ọ̀gbọ́lẹ̀ àwọn àfárá láàfi ọ̀rọ̀ dáhùn nípa àbẹ́rẹ̀ dáhùn nípa bẹ́rẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àwọn àfárá ni ó wà ní ìtìrájì rẹ̀ àwọn àpínṣẹ́ ọ̀pọ̀lú àpínṣẹ́ èyí òwe ìròyìn èyí oníwe ìròyìn ìtẹ́yìn ó máa bá wa sọ ọ́tàrí ìtẹ́yìn sọ̀rọ̀ ẹ̀yà amòfin ìtẹ́yìn ó máa ṣe rèé èyí olóṣèlú ìtẹ́yìn ó máa ṣe rèé ẹ̀yà àfá ẹ̀yà àfá ẹ̀yà mílẹ̀ ìdání ẹ̀yìn bí

wàsàtúrọ̀dúnà ilà àlìmí lọ́yìnbí wà ṣàhádà. gbogbo tẹ́ bá wá ṣe láyé ń bí apàdà yìí apàdà yìí padà sọ́dọ̀ tó máa kọ̀kọ̀ tó máa gbangba ní sọ́nà ọba Allah. fayuna bí ukùn bí máa kún tún tá a mẹ́lú. gbogbo tẹ́ wá ṣe láyé padà lọ́wọ́ sàlàyé fẹ́lá ní kàwọn yóò fún ní rẹ̀ tó yóò sọ náà lọ́wọ́. ayé sẹ́nu ayé nínú àmà tiwa ni ká ṣiṣẹ́ wà lọ́lọ́ ìnà tí ìjà. ọlọ́run ló ní àṣeyọrí lọ́dọ̀ tàbá ti ṣe bá ti gbé kalẹ̀ tàbá ti dáadáa ọlọ́wà sọ sọ́tọ̀ àǹkàbù ọlọ́rin ẹjẹ́ àwọn fílẹ̀ ọlọ́rin ẹjẹ́ bá sápásílẹ̀ àwọn ọlọ́run ẹ̀rìn ẹjẹ́ òṣùgbò lánàá wà ní ìnàmọ́ àlàmà àwọn òṣìrí ọlọ́wà ń bẹ pẹ̀lú àwọn òṣìrí iṣẹ́ ti mẹ́rin ní kàkà ògbéra ṣe kájọpọ̀ àdúrà nìkan lélẹ̀ mbi ọ̀rọ̀ gbàgbé yìí tẹ́káwá tó yìí àdúrà nìkan ọ̀ràn Yorùbá ní àdúrà nìkan ọ̀ràn ẹ̀bì sẹ́kún àdúrà nìkan ọ̀ràn àfi ká fi sẹ́kún bàbá tó ń sàdúrà yá yá sẹ́kún wọ́n níbẹ̀ bá ń tí ń ṣe yá láwù ẹ̀dìdè ẹ̀fì yá yá sẹ́kún mo ṣeré nù nínú àwọn ọ̀nà táwa gbà dá sí òṣèlú ọ̀gbọ́n ọ̀nà táwa gbà dá sí òṣèlú tí àwọn àpá wa fi kọ́ wa òṣèlú tí ń bẹ́ta yìí ń bẹ́ta yìí ọ̀nà tá a máa ń gbà dá sí àáwò bó láti rí ọ̀gbọ́n ni àkọ́kọ́ ni pé káwò bó láti rí gan-an kí ńlá tẹ wọn kí ló ṣùgbọ́n tá a mọ̀ láwùjọ tá a bá wà láwùjọ tá a bá wà ó ní ọ sọ orú bó láti dá sòṣèlú ẹlẹ́ẹ̀kejì ìlànà òṣèlú orílẹ̀-èdè yẹn ni kí ni ìlànà tí àwọn ọjọ́ ọba bẹ̀ tí wọ́n là á lẹ̀ fẹ́ni tó bá fẹ́ kópa àtẹni tó bá fẹ́ dìbò. àwọn tí ó jà ma àwọn nǹkan wọ̀nyí àwọn amòfin ni. àwọn amòfin ni. ẹwà bàbá abúlé ti ń ṣe. iṣẹ́ àwọn amòfin àárín wà ní. tọ́bá fẹ́ dá sí òṣèlú gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n sọ́jú ọ̀rọ̀ òṣèlú gbàlódé ìpele ìpele ìpele ìpele ìpele dáadé dá ìpele mẹ́fà ọ̀bọ̀nyọ. mẹ́fà ní ìpele rẹ̀ tá a fi lè dá sí i. láwọn tàbí rámù sùnmí mọ́ gbàgbé akọ̀yọ̀. al-islam as-siyasatu al-islam wal-muslimun ẹ̀rọ gbàgbé yìí mọ́. mùsùlùmí bá sọ̀rọ̀ báyìí mùsùlùmí nàìjíríà ló fẹ́ dá sí òṣèlú tó ẹgbẹ́ lóòótọ́ la bá kẹ́kọ̀ọ́ ẹ̀ tó bá fẹ́ dá sí àwọn ọ̀nà ọ̀nà àkọ́kọ́ òun náà ni إعطاء الأصوات أو تسويت التسويت أو تسويت أو تسويت الأسدنة على المرشحين أقول لهم يبون كلامي بلا أقول أفتى كفاوي أفتى فني فوتي وا بابا فوتي فوتي ولا هو الأصلح للمرشحين أما تيوان ديجي فوكو كان على أ nínú àwọn tó ń lọ́ra mọ́ta yìí ta ló dáa jù tí mo lè fọ́ọ̀dì fún ìtẹ́kọ̀ọ́ owó nìyẹn wọ́n mùsùlùmí. fún àǹfààní ìlú ọ̀gbọ̀nì. fáǹfààní tìlú. fáǹfààní ẹ̀sìn. fáǹfààní tẹ̀sìn. méjèèjì lágbọ́dọ̀pọ̀. méjèèjì lẹ́wọ̀pọ̀ o. lọ́rọ̀ mùsùlùmí gbogbo ẹni tẹ́gbẹ́ bá dépò yóò fi wọn mú wọn nú ẹ̀sìn àdídìbò fún. inú àwọn tó ń bẹ̀ẹ́ bẹ̀ yìí tá a bá ní ká dìbò fẹ́lẹ́ yìí á iná dáa ọ̀nà ó dáa ní ó ní problem ẹ̀ ní ìbò fún àgbọ́ tó rí bá fẹ́ ìbò kásẹ̀sì gbélé pẹ̀lú ìbò lábẹ́rí àsìlá àwọn ẹni tó dáa ìgbàtà sì mọ̀ wọ́n gbọ́nbá wà ń ta gbọ́nbá sí primary lámọ́dé àwọn ọmọ yìí mọ̀ wọ́n tí ó bá ti primary ní ìsàtí mọ̀ wọ́n ẹgbẹ́ báyìí ẹ̀dọ́fàkalẹ̀ ni ẹgbẹ́ báyìí ẹ̀dọ́fàkalẹ̀ ni àwọ̀ àwọ̀ àwọ̀ ìtàn rẹ̀ ọgbọ́n àwọ̀ ìtàn rẹ̀ àwọ̀ ìran rẹ̀ àwọ̀ ìran rẹ̀ àwọ̀ àṣeyọrí rẹ̀ àwọ̀ àṣeyọrí rẹ̀ àwọ̀ ọmọlúwàbí rẹ̀ àwọ̀ ọmọlúwàbí rẹ̀ bàbá mi tí ẹ̀sìn ti dùn àwọn èèyàn lára ni àwọ̀ ẹ̀sìn rẹ̀ ọgbọ́n ni tó bá yẹ pé mi tí ẹ̀sìn ti wọ̀nyàn lára àwọ̀ ẹ̀sìn rẹ̀ wò ẹnìkan lọ́mọ ẹ̀dìgbò mùsùlùmí ni lọ́fọ̀ọ́ tátátá ló gba ẹ̀rẹ̀ ló lù mọ́lẹ̀ yìí fi ló gbọ́n tiẹ̀ lẹ̀ ní oṣù síbá kòkò tó lò wọ́n wọ́lẹ̀ wọ́n ti yàtọ̀ bẹ́ẹ̀ ni ìyàtọ̀ ti wà mùsùlùmí náà méjèèjì ṣùgbọ́n kan gbá wọn náà ṣòkòtò rẹ̀ sí wọ́lẹ̀ ìkan fi tiẹ̀ lẹ̀ ṣòkòtò rẹ̀ sí wà lókè dáadáa gbogbo dáa máa wo ní bàbá bí sọ́jọ́ ìbábáwà ìbáyé islamic youth àwọn islamist tó pọ̀ náà ìdíbò àrùn bẹ lápapọ̀ mùsùlùmí bó ṣe wílà wà nílò wílà wà ní tọ́fẹ́ kàǹpé tó tó bá ní túmọ̀sí ìpínlẹ̀ àkọ́kọ́ ìpínlẹ̀ àkọ́kọ́ nìyẹn àwọn tẹ́jẹ̀ wá wà ń tàrẹ́rẹ́ eléyìí a máa tó lẹ́ẹ̀kọ̀ kan eléyìí jẹ́ ìrárá mùsùlùmí náà ní sí náà lórílẹ̀-èdè àti mọ̀bí aṣọ́pù sí bẹ́ẹ̀ni àtẹ̀wárí mùsùlùmí gbogbo ọgbádá kèfèrè ni wọ́n àwọ̀ bóò náà ṣe burú tó bóò náà ṣe burú tó bóò náà ti burú tó ilé ìṣàrù ni alábúlélé ilé ìṣàrù ni ilé ìburú jù tọ́ ń lọ àádìbò fún àádìbò alábú láti di aburú tó tóbi láti di aburú ńláńlá nìyẹn náà wọ́n dìbò sí o ọ ní dìbò sí bẹ́ẹ̀ ọ̀gá àìkó wà ta àdìbò fún ọ dìbò mi hmm. kò sí ìyàn rẹ̀ ni wọ́n sọ lóra Hmm. èèyàn abúrú ni wọ́n ẹkún gbogbo wọn àfẹ́dìkan lọ ẹwà wá ìtàbí rẹ̀ kéré lẹ́dìbò fún ìpínlẹ̀ lẹ́ẹ̀kejì ó ní ká darapọ̀ mẹ́gbẹ́ ọgbọ̀ni ká darapọ̀ mẹ́gbẹ́ àwọn àtúnwò ẹgbẹ́ wo lẹ́gbẹ́ tafẹ́ ni wọ́n fẹ́ ṣe fún lùú gbogbo pláàni wọn kí ni wọ́n fẹ́ ṣe àpà àwọn èèyàn wo labẹnu gánú ẹgbẹ́ yẹn sáwọn ọ̀jẹ̀lú ni àbóṣèlú sẹ́ni iná àbẹ́ni bí púpà mẹ́bẹ̀ àwọn èèyàn burú wọ́n sì kúnnú pàtàkì alábìgbẹ̀ pàtàkì wọlé àwọn ilé ọ̀bọ̀ wọlé wọ́n sọ wọ́n kó olùtàdà akójúlé tààrà wọlé àwọn èèyàn àmọ́ ẹgbẹ́ akójúlé tààrà wọlé ti kò fún àwọn ẹgbẹ́ kan bẹ̀rẹ̀ lè wà alájẹsíkù ń pè wọ́n. àwọn alájẹsẹ́kù. àwọn kan bẹ alájẹtán ni. alájẹtán bẹ pátápátá. a ní dìbò fún alájẹtán alájẹsẹ́kù alágbèrè. aládìbò fún. yóò jẹ́ yóò jẹ́ ẹ̀sẹ̀ ní ẹ̀kú. inú láti máa ń wọlé ara ẹgbẹ́ ni bísí sẹ́gbẹ́ ìjẹ̀ lé wọlé àti olè wọlé dàbí ní sọ́kùn. àlẹ́ sọ́kùn máa ń fẹ́. ẹgbẹ́ tó lọ pẹ́ láwùjọ ilé àwọn ilé ìwọlé bẹ́bá ní kò ní ọgọ́rùn ọdún wọ́n ní wọ́n ní wọ́n sọ bùnú ẹ má sọ wọ́n jẹ́ hmm. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ó rí pé aláwọ̀kọ́ yẹ kúrò tó ayẹ́kú ní ẹgbẹ́ lónìí ó sì máa ọmọ ọmọ síkìní tó bá yẹ pé òfin wá gbà láàyè káwà náà dá ẹgbẹ́ sílẹ̀ ọgbọ́ tó bá wá ṣe tó fi nínú òdútà wà ó bá ìdílé ẹgbẹ́ yìí náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ yín lẹ̀. àwọn àdẹgbẹ́ lẹ̀. àwọn ló wà àdẹgbẹ́ lẹ̀ gbà náà. nílànà òfin. nílànà òfin. ìgbà mi ń bẹ wọn làwọn ọ̀fẹ́ kó gbẹ ẹgbẹ́ kankan kó gbé ẹ̀sìn lérí. wọ́n lè sọ bẹ́ẹ̀ pé àwọn òfẹ́ kí ẹgbẹ́ kan kó gbẹ́sìn lórí kásọ ló pẹ̀ ẹ̀sìn kan. àwọn aṣọ ló kọjọ gbẹ́sìn lórí. ìgbà mi ń bẹ wọn làwọn ọ̀fẹ́ kí ẹgbẹ́ kan á wà fún àwọn ẹlẹ́sìn ní pàṣẹ́ntéèjì tó sí wọn bẹ̀. ọ̀kan náà lè wà láàrin wa. jẹ́ irọ́ náà òfin ló gbé wá. ní hmm. wá gbà pé ẹ a lè fi ókò ẹ̀sìn sọ pé àwọn àsọ̀lókò ẹ̀sìn lẹ́yìn náà àwọn adẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀sìn lọ jẹ́ tàbí ẹgbẹ́ tó gbé àwọn olùmọ̀lá ni ṣùgbọ́n wà náà kọ́ntró àwọn ìṣẹ́lá kọ́ntró rẹ̀ àwa dé agbóná lọ́yà ìmú hmm. ẹlẹ́ẹ̀kẹ́ ni taharu alẹ́sù síyásí islam bani hisabu síyásíyá lọ́yà ìsìlámì yẹn kọ́kọ́rọ́ àwa dé ẹgbẹ́ wo lè dáwọlé àwa àwọn ẹgbẹ́ mi tí ìṣẹ́gbẹ́ tí ọjọ́ ti wá ṣùgbọ́n àwọn kankan bẹ́ẹ̀ ni program àti jọjára àwa lọ́sàsẹ́kọ̀ Hamad kò ní ṣùn àjòfọwọ́sọpọ̀ lórí òfin káàlù sí kíní káàlù wọlé ńgbà bá sì tó ibi kálukú kí lábẹ́ fún kálukú ńgbà bá wọlé tán yóò ti wà lákọọ́lẹ̀ yóò ti wà ní òfin náà ni ìpele ẹlẹ́ẹ̀kẹrin pẹ̀lú òwúlọ́dọ̀lọ́n tó bá di ní ọ̀la ìpele tó kù wa kò tó di pé àsọ̀rọ̀ tó kù àdéńdá

لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم